الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته نعم ابتي على يدني بترى البدعة تعريفها أنواعها وأحكامها تتي الشيخ صالح صالح بن عبد الله الفوزان حفظه الله تعالى وناني الفصل الثالث أم chapter ẹlẹ́kẹta lẹ́yìn gbata ti ṣe àlàyé oríṣìíríṣìí àwọn kan tó pọ̀ nípa àdádálẹ̀ a ṣe àlàyé bí àdádálẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní ma wọ inú ẹ̀sìn àsìkò wúló bẹ̀rẹ̀ sí ní ma àwọn àyẹ̀wò kí láwọn nǹkan àwọn sábàbí tó ń fa a ṣàlàyé fúnra nínú àwọn sábàbí yẹn nínú àwọn ìdí tó ń fa tí àdádálẹ̀ albida'a tó fi ń jókó láwùjọ wa nínú ẹni àìmọ̀kan a nínú ẹni ìmọ̀ tẹ̀léfẹ́nú nínú ẹni ìmọ̀ tààsọ́bà ma ìntàn bàbá sọ gbá ìntàn bàbá wá ń ṣe ni tìjàní àlàn bàbá wá ṣe ìntàn filewa lọ́wọ́nù ìntànú sí ma ṣe nú kò sí tó bẹ́ ṣe sí o àti sáànù wà ní ní sóògù tí wá ní àwọn ọmọ wá sóògù sam masad ya jackmal ya lọ àwọn kírísítẹ́ni kó mi lọ wọ́n kó róró lọ sí church ẹka náà mọ́ kó wá sí masalasi ká fi ẹnu agbára ẹnu kún fáyà kún ká fi ti agbára bọ́ ní òróró yẹn àwọn eléyìí kọ́ sí kí wá ní eh, mawqiful ummatil islamiyyati minal mubtadi'at kí ni mawkifu al'umma islam nípa àwọn mubtadi'a so islam islam gbọdọ̀ ni mawkifu nípa mawkifu ni stance tó yẹ kíyàn ní àti position tó yẹ kíyàn dó sí against irú àwọn mubtadi'a àwọn tán àwọn olórí àwọn oníbídà tàbán sọ pàwọn mubtadi'a àwọn tán rí nas kìkín sí àwọn common folk àwọn ìyá táwọn òdá kàkàmọ̀kọ́ hmm. àwọn tán ni àwọn tán jẹ gàbálé wọn tí wọ́n kó wọn lọ sínú dọ̀lálà yẹ gagagangan ni wọ́n ni wa manhaj ahli sunnati wal jama'ati fi raddi alaihim kí dẹ̀ ni manhaj àwọn tó bá lórí sunna níbi ma ṣe rọ́dù lórí àwọn ah, ahlul bid'ah nínú ka táwọn yẹn mín gbìyànjú àti gbégilé ní ni refutation kò sí yókù Islam in tẹ́lẹ̀ ń pè ní àbọ̀rọ̀dù tẹ́lẹ̀ bá ti gbọ́ rọ́dù tó mọ́ ń gbọ́ yìí ni pé eh kúrò àwọn ti pè ní kéfèrí wọ́n ti rọ́dù fẹ́ni yìí wọ́n ti pè ń kéfèrí wọn ò pè ń kéfèrí ha wọ́n ti pè ló ní bídíà wọn ò pè ló ní bídíà ìtumọ̀ rọ́dù ni wípé kíní yìí ó gbé sí bí ẹgbẹ́ òsì mi ẹgbẹ́ ọ̀tún ló yẹ kó gbé sí mo wá rọ́dà rẹ̀ rọ́dà ní kí mo wá dá padà sí bí ẹgbẹ́ ọ̀tún hmm, ẹgbẹ́ ọ̀tún lọ́lọ́run gbé sí ìtumọ̀ rọ́dù ni tó bá sálámù sí mi mo wá rọ́dà ma ṣe rọ́dù sálámù so so raddu in pe eh, be nínú tabanlo nínú ọ̀rọ̀ ẹ̀sìn ni so tẹ́ni kan bá sọ sọkú sọ for example ẹni kan ní pé ah ànábì alaye lohun la o ànábì ló laye ato o eh ànábì kọ́ ló laye ato hun bí mo ṣe sọ pa ànábì kọ́ ló laye ato hun o raddu mo ṣe yẹn ah yum ẹ dá padà ibi tó in tan pe ni ọ̀rọ̀ du ni so kẹ́ni kan ma kan demonize àbí kó kó ṣe itonize kó sọ rọ́dù di kan bí ipé àwọn ṣètánì na mọ́ sí kódà kòránì látòkèdélẹ̀ kútùbù wùdúdù ni in tó bá sí kòránì mọ̀ rí fún ààrẹ náà rọ́dùn alàlìyahudi wa nasara rọ́dùn alàlìmunafikin alimubazirin alimukhtalin àwọn oníwà burúkú àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ

tọ́mà ti rí tó jẹ́ bídíà tó tako ìntánàbí muwa sallallahu alaihi wasallam wọ́n tètè máa pàkíyèsí ipé àyírọ̀ elétẹ́nsì yíò annabiwa muwa sallallahu alaihi wasallam ibn abbas radiyallahu anhuma ó ní ní orílẹ̀ ayé lé ní o èmi ni ṣètọ́nù ó fẹ́ràn kí n kú báyìí ṣètọ́nù hate mi bí wọ́n ni àkílórí ṣètọ́nù fi hate oníbẹ̀ẹ̀ni tọkùnrin kan ó lọ innovate video kan yóò wà gbé wá fẹ́ mi Madina lè mẹ́wàá tèmi tó bá ti gbé wá báyìí fa àrúdùhà bí súnnà ìwà fi súnnà tèmi ti mọ̀ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ìfi afá eh, èyí tó mú wá ìbúlò títí rí o ó nítorí ẹni ṣètọ́nù fi hate mi ṣètọ́nù fẹ́ jẹ́ kí a máa hate àwọn tó bá ń ṣàlàyé òdodo because a ti máa ń ṣàlàyé fúnra wa tẹ́lẹ̀ náà tí gbogbo wa bá gbẹnu dákẹ́ta ń ta ń wò in tí ó padà ṣẹlẹ̀ ní wípé kò ní sí ẹnìkankan tí ó ṣe ìkàrùn múnkàrùn ma kò tí yẹ báyìí àbí ẹ̀sìn yóò padà rí bí yóò padà rí bí pátipátí a ní mo sì bí mo ń sọ bí iṣẹ́ ìpé a ní ní àsàlátù ẹmú tó mọ́ ń kọ nínú sẹ̀lẹ̀ táwọn sẹ̀lẹ̀ mọ́ ń kọ àmímọ́lolúwa kíní kan àdàbà àwọn kíní ẹ̀pán àwọn náà ní fólẹ̀ ìṣù pẹ̀lú àdàbà àdàbà mímọ́ ògógó ń gbóná kíní kan wàláhì wọ́n ṣe ní mọ́sílásí nìsìn

ó kàn ṣe rí lásán ni o bíbò kàn gbá bọ́ọ̀lù ni o wàláyé yóò ṣẹ́sì èyí tán nábi Muhammad sallallahu alaihi wasallam ya ganganan pè ní ẹ̀sìn ọlọ́wọ́ ba akọ́kọ́ nínú ẹni wọ́n fẹ́ mú example wa Ummu Darda radiyallahu anha ó ní ìyàwó ya dada ní ìkẹ́ nínú àwọn sahabiyati ní kọ́lọ̀ kọba ṣe dada fún àwọn dakhala alayya Abu Darda mughdiban Abu Darda ó wọlé tọ̀ mẹ́jọ kan inú wa ń bí sahabi ni o inú ń bí fakultu la mọ́ á sọ fún pé ah malak kí ló ṣẹlẹ̀ kí ló fà bínú ẹni faqal Abu bá ń sọ fún mi pé wallahi mo fi ọlọ́ mo fi bóra ma a'rafa ma a'rifu illa annahum yusalluna jami'an <coughs> oni wallahi in rí kankan lára àwọn èèyàn male ni báyìí in rí kankan nínú tanabi mu wa wọn ò ṣe nǹkankan tanabi mu wa ma ju pakan kí wọn lọ tí Abu Darda bá ń sọ ile nígbà ayé rẹ̀ inú wa bí pé ah kí ló ń sa àwọn èèyàn le ni báyìí ṣé ìrun nìkan la nabi mu ni ẹlòmí gbà ke ti ma ti kírun ìrun nìkan náà ni tó bá tó ti kó mọ́ síláṣí báyìí ìwà wèrè bẹ̀rẹ̀ gbogbo nìyẹn kó sí nǹkankan máa fi rún ni wára tó bá ti ń kírun irun ní kọ́kọ́ wàláhì gbogbo agbẹ́rin ayé wa ní islamu fọwọ́kàn bá ṣe jẹun bá ṣe mú kódà bó ṣe súnmọ́ ìyàwó rẹ̀ ó láwọn àkàrùkà tó ẹkọ́ tó sọ toilet bó bá fẹ́ wọṣọ tuntun bó wọ bàtà tuntun bó wọ mọ́ṣáláṣí àkàrùn bẹ bó jáde bó kírun bó gbọ́n kálá yé islam inú wọn bí sahabi pé ah àwọn yóò wá sí kankan wọn ò tẹ̀lé ànábì máa wọ́n kàn kírùn nìkan ní ọ̀tún kírùn tó bá tún kò náà nìyẹn àti kí ní òṣẹ́sẹ̀ máa ṣẹlẹ̀ tó tó bá rẹ̀ nìkan tó bá ń ṣe bá sí tó ń palu àwọn kìíní mọ́rù bí àwà rẹ̀ pọ̀ àwọn sàhábà ní kí ń dákẹ́ ridwanullahi alayhim nítorí tán bá dákẹ́ ni wallahi ẹ̀sìn ó ti bàjẹ́ táwọn sàhábì ànábì bá dákẹ́ ni gbogbo kódà díẹ̀ kódà ìrún à nílé kí mọ́lé ní tiwa bí kọ́ ní bí àbí àbí 400 years lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam àwọn ní 1400 years báyìí àbí àwọn yẹn dé wọ́n kí wọ́n dáwọn bàtìníyà àwọn bàtìníyà yìí àwọn sọ wípé kò sí tí ń jẹ́run hmm, ìwò gbọ́ bàtìní ni ìrun méjì ló wà az-zahira wal-batina ìrun ìtẹ́yìn kítẹ́yìn sí Allahu akbar zahira nù ẹ̀yìn tí ẹ̀yìn ò tí ìmọ̀ kankan ní olódò lẹ́yìn ìrun bàtìní ọkọ̀ lọ́mọ bí kí ṣẹ̀tìrí nǹkan máa wà bí ìbájẹ́ pẹ́ bí àwọn àfáà súnnà náà dá kígbà yẹn ìwò nílé kíhùn tè ní ìbábáyì ní tó kọmọ̀ ní pé kí ní tí bọ́kà ní ẹran wọ́n tún ní àwẹ̀ àwẹ̀ bá ti ní bẹ́ tó bá ti ọkàn ló mọ̀ fi gbà kò ní dìkẹ́ ogbó pé ò ní jẹun kí ní zaka bá ti ní ya ń bẹ́ bí wọ́n ṣe fẹ́ waste gbogbo ẹ̀sìn ọlọ́ọ̀bá ta yẹnyẹn nìyẹn so ló jẹ́ pé تبالون سنة القرآن في كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر ọlọ́run ní ẹ̀yẹ̀lá al'umma tó fi ń dájú ta gbé fún àwọn èèyàn nínú reason tí al'umma fi ń dájú ní pé tẹ́yìn bára búrú ẹ̀ kí ń dákẹ́ ẹ má ń sọ̀rọ̀ ilé yóò dá búrú ní ẹjá dádúó ibi ìmá dáwọ́ àwọn kí ní ìdú wallahi ìyá ọlọ́run ìtọ́wò ìyà ọlọ́ọ̀bá là ń tọ́wò tá ń ké o wàláhì tí ìyà ọlọ́ọ̀bá bá sílùwá lórí àwọn aburú tá ń dẹ́wọ̀ yìí àà bin Yahya rahimahullah ó ní sami'tu abi yuhaddith an abihi ó ní mo gbọ́ tí bàbá mi tó ń gba ìgbàwọ́ látọ̀dọ̀ bàbá rẹ̀ ó ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lálàáfíà ni ẹ̀dàkọ̀jẹ́ ká tẹ́tí kalẹ̀ inshallah lè lákàtà fi parí ní inshallah bọ̀rọ̀ yìí ó lágbára gan wallahi tabari gbóyé ó ní kunna najlisu ala babi abdullahi bin mas'ud radiyallahu anhu qabla salati al-ghada ó ní a máa ń jókòó lẹ́nu ọ̀nà abdullahi bin mas'ud radiyallahu anhu ní ìrun subhi katoki mu subhi báyìí wọ́n ti lọ jókòó sí ẹnu because abdullahi bin mas'ud àfáà ni sahabi ni o ìkan nínú àwọn àfáà because àwọn sahaba náà tún ní nin Abdullah bin Mas'ud min ulama'i sahaba ni nínú àwọn afáwọn sahaba fa idha kharaja mashayna ma'ahu tí wọ́n lọ jòkó di àfáwọn lẹ́nu ọ̀nà tí àfáwọn bá ti wá jáde o wọ́n wá jáde tẹ̀lé nínú ilé na àfá ti mú wá pé èyàn máa ń pàwọn onímẹ́mà ń dé èyàn kí wò pé ẹ̀yàn kí ni ìgbàtà ìṣẹ́ súfí èyàn máa ń pàwọn onímẹ́mà lé àwọn àpọ́nlé tí òní máa pọ́nlé làwọn àpọ́nlé kọjá yìí <clears throat> kí a bí i pé eh àwọn bàbá àwọn ẹni ọlọ́run kódà wọn mọ́kọ̀kọ̀ à ìrọ̀ ohun wọ́n ti ń kọjá lọ wọn mọ́kọ̀kọ̀ àmọ́mọ̀ nọ́mọ́nọ́mọ́ àpọ́lé èyà máa sí fáwọn tẹmájí afá so mashaina ma hau ilal masjid a wà jọ jáde pẹ̀lú wọn lọ sí masalasi fàjá ana abu musa al-ash'ari ìjọ kẹta wá jòkó lẹ́nu ọ̀nà abdullahi mas'ud abu musa al-ash'ari tó ń náà jẹ́ sahabi ó wá bá wa lẹ́nu ọ̀nà so àwọn ìtumẹ̀ ní pé ìjókòó yìí báyìí ìjókòó àwọn sahabi àti tábìyàn ní báyìí àwọn sàhábí àtàwọn tábí wọ́n jóde sàhábí tó jẹ́ àfà àwọn kó jáde ẹ ma wo faqal ó wá ní akharaja alaykum abu abdurrahman ba'd ṣe abdullahi bin mas'ud abu abdurrahman so ti jáde qulna la an rárá òkè ti jáde fajalasa ma'ana hatta kharaja òun náà bá tó jókó ti wá ìtọ́

sàhábí rí kíníkà táwọn yẹn ṣe kíníkà ní mọ́sálásí ọkàn rẹ̀ wá kọ kíní ẹ̀pẹ́ kílẹ̀ ìtẹ̀ ìṣe yìí ó ní wàlám àrọ̀ walhamdulillahi illa khairan tọ́ dáadáalárí dé ní wà máa hù kí lórí kọl ó ní ìtumẹ̀ ní pé àwọn sàhábà àwọn gbà ìpé anytime lọ́lọ́ lè gbẹ̀mí àwọn àwọn ní bílífì pé àà ṣe mo tí ìkọlé ni ṣe mo tí ìramọ́tò ní ìṣẹ́ wá kú ì gúnugún ìkúléwé agúnugún ìkúléwé yìí dàgbà yìí darúgbó wọ́n tó bá ń rò bí agúnugún so ti ẹbá yàrí wọ́láì kò sẹ́lìbọ̀dì tí ó lè kú láàrin ìṣẹ́jú kẹsìsì ìyẹ́lẹ́dákẹ́ tó sì parí sẹ́rẹ̀ ó ti tánà nìyẹn so wọ́n sọ fún ìmọ̀sí òdìpẹ́ tọ́ in ìṣta fasatarahu inṣáàlá ẹjá ma lọ ẹ torí masalasi ẹ̀yìn náà torí kọ́l ó ní ra'aytu fil masjid qawman hilakon julusan yantadhiruna sọ́lá in tí sàhábí rí sàhábí tó gbé pẹ̀lú annabi lè yíò sallallahu alaihi wasallam wọ́n lórí kìní kẹtọ́ kan kọ́ in tó rí ni wípé olórí nínú masalasi hilakon ìjókò sákúzọ round shape ilé ìjòkó báyìí àwọn ilé ìwọ́kọ̀ránjọ káàkiri mọ́sílásí yantadhiruna sọ́lá wọ́n ń dúó de ìrún ní o ó ní fi halakọtí rajulin wá fi aidehim hasọ eh, ó ní pẹ́sẹ̀rí níbi hálàkọ̀ ẹ̀wọ́n wá lẹ́nìkan tọ́jọ lórí níwájú rẹ̀ àwọn òkúta wá ń pọ̀ níwájú rẹ̀ báyìí ó sa òkúta síwájú tó pọ̀ ẹ ti mọ̀ fúra tẹ́fẹ́ ṣe báwọn

la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ẹ̀ṣẹ̀ 100 ó ti ń jọ kìníkà lè títí wá náà bí ókè yóò tó jọ dáadáa ní ìsìn fayuhallilu na mi a àwọn ní ò bá ṣe fayakul yóò ní sabbihu miha ẹ̀ṣẹ̀ subhanallah 100 fayusabbihu na mi a wọ́n wá ṣe ní 100 ilé ìlú wọ́n mọ̀ ilé mọ́sálásí káàkiri ó ti wà láyé ànábì láyé àwọn sàhábà kìí ṣe ayé ànábì ó ti ṣẹlẹ̀ láyé àwọn sàhábà kí ni táwọn sàhábà wá ṣe against ẹ̀ ìwọ́n náà rí ní ìsìn fún ààrẹ ló mọ̀wà láṣẹ jù kí ni wà láyé ti pọ̀ jù sáàṣẹ́ pé ní sì bá ń ṣàdúwà ní ha kọmọ́sí láìláìlá máa bí èyàn máa rájà ń bí láyé èyàn ń jagidíjà gan kátúmọ́sí ni ìtẹ́ ń sọ ní pé àníyàmọ́ takò ànábì bá nàbí ṣe mọ́ sí ti ẹ̀kọ́ lè léyìí a ń bọ̀ wà bẹ̀ẹ́ nìsìn so qal ibn Mas'ud wá sọ fún pé ha hafala amartahum an yu'addu an ya'iddu sayyi'atihim wa damintu lahum alla yadi'a fi hisabatihim shay'un ah kí ló tó wá sọ fún ọkà mọ́ kaburu wọn ó bá sọ fún ẹgbẹ́ abúrú ilé ẹkẹ́ mẹ́ta gbà mo sí abúrú jọ ìmúṣe zìnà jọ yóò kí ló tẹ́wọ́n kádádá yìí bí nínú mọ́sálásí mẹ́yìn nítorí tán ṣe yẹ́ o babbanla bídá ni babbanla dáadáa ni annabi ò sí sallallahu alaihi wasallam fún mamadu wa mọ̀dọ̀ ìdá máa wù lẹ́yìn gbà náà ibn masudu wa lọ àánà lọ pẹ̀lú rẹ̀ kọ tún hatta ata halkotan min tilakil hilak fawakofa alihi ibn masudu lọ títí tó fi dé ìkan nínú àwọn òjòkó yẹn ó bá dúólé wa lórí ó dúólé wa lórí ni pé ah kí lẹ́ ṣe fakọ́l ibn masudu wa ń sọ fún wa pé هذا الذي أراكم تصنعون ما هذا الذي أراكم تصنعون kí ni mo rí tẹ́ ń ṣe kí lẹ́ ń ṣe gangan kí lẹ́ ń ṣe kọlù wọ́n ni ya abu abdurrahman ah ẹ̀yin abu abdurrahman haso nu'iddu bihi takbir wa tahlili wa tasbihi wa tahmid eh awu kuta la sasiwaju afin ṣe la ilaha illallah ni ah ṣe pé ya ṣe Ṣàngó la ilaha illallah ń ṣe alhamdulillah la ń ṣe Allahu akbar la ń ṣe subhanallahi la ń ṣe ìta ń ṣe nìyẹn qal ó wá sọ fún ma fa'iddu sayyi'atikum ẹ̀ṣẹ̀ yẹ maka ẹ̀ṣẹ̀ yìí ní kẹ maka fa'ana domin Allah yadi'a min hisabatikum shay'un mo ti fi lọ́kàn balẹ̀ pé ìkẹkàn onísọ́nù nínú àwọn ìsìnwòyìn lọ́dọ̀ ọlọ́wọ́ ba wa yahkum ó ní wayhakum ibn Masud wa ni pé ó mọ̀ sí ẹ̀yìn o sí ọ̀yìn o ẹ̀yin al'umma nabi sallallahu alaihi wasallam ma asra'a halkatakum kí ló tẹ́ fi ń sáré lọ síbi pàrúnà how fast are you bó kí ló tẹ́ fast tó báyìí níbi ma sáré lọ síbi ìsọnù àti ìparun nítorí tẹ́ ń ṣe yìí ìparun ni o haulai ashabuhu mutawafirun sì bá wọn sàábí tán wá ń sàlá ilẹ̀ ìlàlà nǹkan méjì náà kó sí o àkọ́kọ́ ní pé wọ́n fi òkúta wọ́n fi ń sà ìgbà wọn ò tí ìrìbí ṣe tẹ̀sùbá òkúta náà fi ń ṣe ẹlẹ́ẹ̀kejì ní pé wọ́n tún wá ń ní jama'a zikiru la ilaha illallah lápapọ̀ tó gbọ́mọ̀ pàrọ tó ma ṣe bí àṣà láti jọ sunday sunday irú kẹta ń ṣe ah kí ló tẹ́ fẹ́ sáré pa wọn náà ẹ̀yìn wọn ànẹ́bì sallallahu alaihi wasallam bá wọn sàábì ànẹ́bì pọ̀ yìí ìyẹ́ ma ṣe wà hádìí thiyabuhu lam tabur aṣọ ànábì ní kèèkì ìyà àníjọ́ lànábì ikú àà wà àníyàtuhu lam taksur àwọn igbá ànábì tánábì fi jẹun ní kèèkì ìfọ́ ìtumẹ̀ ní pé ìjọ́ ìlànàbì kú tán tẹ́tí ń sáré lọ sínú ìparun tẹ́tí ń sáré innovate kìnnẹ́kan ẹjí asáré ehun kìnnẹ́kan ẹ burú gan o kí ló dé walladhi nafsi biyadihi mú wá fi ọlọ́ba tó lẹ́mìí mo fi búra o innakum la'ala millatin hiya ahada min millati muhammadin ẹwọn tí bí mọ̀ sí inú sọ fún ọ ìntà ìṣe yíò a ṣe pé ẹ believe pé ti wà lójú ọ̀nà kan tó mọ̀nà ju ojú ọ̀nà ànábì lọ ní ẹ sallallahu alaihi wasallam ẹ wọ̀rọ̀ inta ìntà Nabi ànábì òsì ìntẹ́dẹ̀ ń pè lábù àánú ní pé kó rògbó yóò lè ṣe kíní kan níbi ẹ̀sìn ká nẹ́bí ọlọ́wọ́ bá ò ṣe sallallahu alaihi wasallam so ní pé ìntẹ́ ìṣe yíò áìdà kó jẹ́ pé ẹ ti gbà yí pé ẹ̀yin lẹ́ mọ̀nà jù ànábì lọ aw muftatihu babi dalalatin àbí kó jẹ́ pé ẹ ti ṣí ojú ọ̀nà dalala kan ẹ wo ojú ọ̀nà dalala tàti sí látọdún ẹ̀ láti 1400 years ago ojú ọ̀nà dalala yíò mọ̀ tí mọ́dé ni inú tó bá sọ fún yàn pé àfíyá bàbá irú ìtẹ́ yìí ṣe yìí ìmá pariwo wọ́n jẹ̀ tí wá fi àwọn ziyada àwọn àlékún sí gbogbo kí ni àdádálẹ̀ ni ànú ni wọ́n ni àà kámọ́ṣe láìláìlá máa bí ṣe tó fẹ́ sọnù àà ìgbà o mo sọ bẹ́ẹ̀ in tí mo ń sọ ní pé a ní ẹjẹ́ ṣe bá nàbì ṣe ṣe sallallahu alaihi wasallam haza dinul qayyima ilé gẹ́gẹ́ ní ẹ̀ṣẹ́ ní ìtí ojú kọlù ẹwà mọ̀ wọ excuse àwọn ẹni tán ṣe bídá yìí o ẹ rí pé the same excuse dáwọn ma aradna illa al-khair wallahi ìdádàlà wọ́n na gbà lérò afẹ́sí lọ́wọ́ ní afẹ́sí la ilaha illallah afẹ́sí lọ́wọ́ ẹ́kùn tàyẹ mọ́ sọ́lẹ̀ nínú ni ẹ sáwá ń sé pẹ̀ ní ṣe bá jù ọ̀lá ń ṣe ṣe bí kí nílá ń ṣe ó ní ìrùn kẹta àwọn ń kí ní the day before ọdún léyá wọ́n kọ̀kọ́ kọjú sí ìdámọ́ kọjú sí nọ́mà yìí wọ́n kírun wọ́n ṣe rùkú wọ́n tún jíje padà wọ́n kọjú sí bínà wọ́n ṣe rùkú wọ́n tún jíje padà wọ́n tún kọjú sẹ́yìn wọ́n àkọjú sí orígun mẹ́rẹ̀ẹ̀rin ìrun náà nìyẹn ṣe ń tán nabi muwani sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà náà kọ́ wọ́n wà hàn kíní kan sínú pépà fún wọn wọ́n lè hàn láàmì sáásá ìmí lè hàn sayuhzamul jamu wayuwaluna dubur ìmí lè hàn kún fáyà kún wọ́n hàn sínú ìwé pélébé fún wọn wọ́n nìkan lọ fi fọ́kọ̀ mo fọ́lọ̀ bẹ̀yìn sí níwẹ̀sìn àdẹ́bìnrin wa ṣe ní ọ̀sán níbìlẹ̀ wà ẹlòmí ní àṣàlátù wọ́n fún wọn lómi ní òkúta wọ́n fòkúta mẹ́ta sínú rẹ̀ tẹbá ti dẹ́yìn kìíní kan wọ́n fún ilẹ́yìn kan ẹlọ fọmọ́lẹ̀ bí àwọn olóòsà ẹlòmí wọ́n ti fún ládùá kan ní kìíní kan tó bá ti délé ó kà fún ó fa kìíní ni ìtumọ̀ gbogbo ilé iná àwọn ní ìwọ̀n ń sọ wípé ní ayé àwọn sàhábà ni ó ìtumọ̀ nípa àwọn sàhábà ń sọ pé ń tẹ́yìn ṣe yóò ẹni wá ń sọ wípé wàláhì dáadáa làwọn náà gbà lérò ẹ wá wo tí Ibn Mas'ud fi fún wọn lésì in tó ẹka àdàmà fi fún àwọn èèyàn ní èsì ní èyí nìyẹ ó ní wa kam ni ó gba èrò dáadáa example mo fẹ́ lọ sí Kano ibi tá ti wọ mọ́tò Kano ni lọ́nà owó sí mi bí ibi tó ẹ kí lọ mọ́tò Kano ni ẹ àníyàn mi dá kí mo fẹ́ lọ mọ́tò kánà olóòtọ́ àníyàn dáadáa ní kò lè gbé wà lìjẹ́ náà ìwọ tó máa wò pé àníyàn mi dá mo fẹ́ wà lìjẹ́ náà o lè wà lìjẹ́ náà o ó sì tẹ́ ni o máa lọ jòkó ti bá níyàn mi dá o àníyàn mi dá kí mo lọ kánà ọ̀nà ìfẹ́ ti wọ mọ́tò kánà mo ní àníyàn mi dá mo lè lọ bòmí nílọ wọ mọ́tò nìṣà àbí mọ́tò akọ́ ibọ̀m àníyàn mi ti dá wàláhì ò ní dé kánà wàláhì ò bọ́ọ̀lù ìfẹ́ dé kánò ọmọ́tò opposite ló wọ́ tó bá láníyàn tó dá pé o fẹ́ wà àlìjẹ́nnà ó wà máa ṣiṣẹ́ tó dá tó fi wà àlìjẹ́nnà ni kìíkọ́ àjòkó àníyàn mi dá afẹ́ wà kírùn àníyàn mi dá wà àlìjẹ́nnà afẹ́ tẹ̀lé súnnà Nábì àníyàn mi dá wà àlìjẹ́nnà àníyàn tó dá àníyàn wọ́n láníyàn wọ́dá ìwà lẹ́sìn ìwà lọ́lọ́wọ́ owó wọ́lá ìwà mi dá gbàtíwà sì ti dá yí ìwà àlìjẹ́nnà ni hey gbogbo àwọn kíni wallahi ṣe ìtọ́nù ní o ṣe ìtọ́nù fẹ́ jẹ́ kó jòkó kò fẹ́ jẹ́ kó ṣiṣẹ́ ní o tọ́ àwọn ma ké fúnra wa náà adẹ̀mọ́ sọ fúnra wa inṣáàlá so Ibn Mas'ud wá ń fún wọlé síbẹ̀ wá ní inna Rasulullah sallallahu alaihi wasallam haddathana he mo wá rántí annabi fún wa annabi ipe anna qawman yaqra'una al-Qur'ana la yujawiz tarakihim anẹ́bì ti fún wa léwu tẹ́lẹ̀ náà pé àwọn ènìyàn ó padà dé wọ́n máa ké Kùránì o àmọ́ kò ní kọjá ogogóngbò wọn bí ẹwùn kama yìí lẹ́ni náà tó bá lọ síbi àwọn àsàlátù káàkiri àbíbi àwọn àdúrà afẹ́ sílé wọ́n wà yáyà sí lẹ́yìn lọ́wọ́ afẹ́ sílé wallahi ìwà afẹ́ka ìsáwákà ìsákíníkan ìsáwówó afẹ́wówó owó la nídìí báyìí wọ́n wà yà kínílé lọ́wọ́ báyìí wọ́n yà kùránì lọ́wọ́ afẹ́sáré sa yàsín 20 mú ti tẹ̀lé lọ sí ìjòkó kan báyìí wọ́n bá sa igi ìsáná síwájú báyìí afẹ́sá yàsín 14 jọyìn ebi omo bá bóyá máṣínà òyìn fi ń ka kùránì ni o yàsín 40 la fẹ́ sàfà kémi tó kayọ̀ kátán igi ti tẹ́lẹ̀ àádásì wọ́n bẹ̀ àfẹ́ jù 6 àbí 7 lọ bóò lẹ́sẹ̀ wá sáyà sí fọ́tì tán wallahi ìkàrúgà ní kùránì ní kàbáyàn mo fọ́lọ̀n bí ọbí láyé àlékùn só lè ka biology textbook báyìí mo ń fi ọlọ́mù fi bí ọ só lè ka biology báyìí pé biology mo fẹ́ ṣe wà ẹ́kì lọ́la ó sì gbọ́yé <laughs> fallahul musta'an anábì ń sọpá wọn kan bọ̀ wá wọ́n ma ka kùránì kò ní kọjá gògóngò wọn bí anábì ni pé wa ayyumullah mu wá fi ọlọ́mù fi bóra láàdìrí láàdìrí aktharuhum minkum ẹ̀yẹ tẹ́ ń ṣe bídíà nínú mọ́sálásí ẹwànú wọn nínú àtànàbí sọ yẹn thumma tawalla anhum ibn Mas'ud kọrí ó kà gúrí kọ lọ́dọ̀ wọn ni فقال عمرو بن سلمة عمرو بن سلمة تنريت الرئيوة واني رأينا عامة أولئك يطعنوننا يوم النهروان مع الخوارج ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tọ́jú kúnjọ ìtànṣe bídá a padà pàdé wọn pẹ̀lú àwọn khawariji níjọ nahrawan tán bá wájà ṣẹ́kí mọ̀ sí dúró ráìsì pé a ṣe àwọn fánsàlàyé pé bídíà ìmọ̀ ń gbé ẹ̀ lọ sí bí bídíà ńláńlá bídà pẹ́ kan ń sa òkúta mọ́sálásí ẹ ti takojú ọ̀nà nẹ́bì nígbà tí ó bá fi tọ́dún díẹ̀ ẹ padà wà worst yóò padà di ẹwò kabáyò láti bídà kékeré wọ́n kàdà bọ́ sí bídà àkàwárí ẹ ma bídà àkàwárí jàbí anẹ́bì sọ pa àkàwárí jì na mina dìín kàmá yẹmùrùkú sáàmà mina rọ̀kàmíyà wọ́n gbọ́ jájú kó rẹ̀ sí báyìí gẹ́gẹ́ bí ọfà sí mọ́ jáde kó nínú a àyẹ́ṣtùhùn àwọn sallallahu alaihi wasallam tí ń bá bá wọn ni yìí ni tí ń bá sí ẹ̀mí lakọtàlùtùkùn kọtìlà hádì wà sàmùdì yí pàwọn gẹ́gẹ́ bọ́lọ̀ sí pàwọn hádì àtàwọn sàmùdì rẹ̀ anábi ni pé yakutuluna ahlal islam wà yada'una ahlal wasan wọ́n ma pàwọn musulmi wọ́n ma fi àwọn olóòsàálẹ̀ sí wọ́n ní ọ̀gáwọn boko haram bí ní ọ̀gáwọn isis al-qaida àwọn olúwọ̀n ti ń sọ́sẹ́ ṣe north nìyẹn àwọn mùsùlùmí ló pọ̀jù bẹ́ẹ̀ wọ́n ti fẹ́ bọ́m̀bù ẹ̀tán Syria nìyẹn ẹ̀ kí náà pé Afghanistan gbogbo ẹ̀báyẹn Iraq Tunisia ṣe bíbẹ̀ náà ti ń sọsẹ́ iṣẹ́ mìlò 9-11 tán mọ́ sọ gan pánjẹ́ sí ní United Kingdom gan at the end of the day gan ó kọ̀dà ìrìnlẹ̀ ẹgbẹ́ conspiracy theory àtàwọn gbogbo rádàrádà láàrin wọn ni ó kéré gan tó wípé wọ́n US wọ́n bọ́m̀bù UK anẹ́bìnrin kí wọ́n ma pa àwọn mùsùlùmí wọ́n fa àwọn kèfèrí lẹ̀ tó ń ti pé ìmọ̀ pa àwọn kèfèrí gan náà bàbá láàbò sí ni láì lẹ́tọ̀ kíkẹ̀ ìdé wọnú ọjà kan tàbí wọ́n bí àwọn kírísẹ̀ náà wà ní chọ́ọ̀chì yáàbí ẹ sọ́bọ̀bù méjì síbẹ̀ sọ́bọ̀bù méjì síbẹ̀ kèfèrí kú ní wọn Islam tó takò lẹ́yìn náà ilé náà ń pè ní terrorism ilé náà ń pè ní al-irhab ìmọ̀ terrorize àwọn èèyàn ká máa dẹ́rù àwọn èèyàn anẹ́bìnrin kẹ fala tunafiru ẹ mọ fáwọn èèyàn ní ròdù ní ẹ ṣe dáwà fáwọn èèyàn ẹ ṣe wá sí fún wọn ẹ padà sí bẹ̀ẹ̀sì aláwọ̀ bá ní ẹ má lé àwọn èèyàn o ẹ má lé àwọn èèyàn pé ẹ bàbá <laughs> ni wá sí o ah, straight bẹ́ẹ̀ kọ́ o èèyàn mọ́ ṣe wá sí tó ń ti wípé tí ẹ bá rẹ̀rìn tí wọ́n tán sí abúrú èyàn mọ̀ sọ̀rọ̀ náà kì í sí pàá ní pé mọ́ sọ̀rọ̀ pàwọn ìyànsá abúrú irọ́ a sọ̀rọ̀ ànábì mọ́ sọ̀rọ̀ àwọn sàábé sọ̀rọ̀ ìpele ẹ̀mọ́ se mọ́ ọ̀rọ̀ yẹn látara ìfẹ́ ni ìfẹ́ ni ẹ mọ́ tẹ̀lé so inṣáàlá olùkẹ̀rí tó bá tó di ìjókòwà tó ń bọ̀ wá á tẹ̀síwájú lórí ìmọ̀ sí àlàyé lórí kí ni mọ́ kí ásùnmọ́rọ̀ wá sí o lọ́dọ̀ àwọn ẹni rẹ̀ ìsíwájú kó lè bá annabi sallallahu alaihi wasallam fún ààrẹ tún takò bídíà láyé rẹ̀ tí ó sì tí sí bídíà àwọn sàhábà náà takò bídíà wọ́n dẹ̀ ń wọ́n against àwọn ahlul bídíà an bí ọlọ́ba kú ṣe dáadáa fún ẹni wa <clears throat>